الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ibiti ibita ti jona ni iṣẹ́ àlàyé àwọn nǹkan tí yíò mọ́ ń ba ẹ̀sìn islamu yẹn jẹ́ bí ilé ìtìyàwó ṣe àlàyé ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ẹlẹ́ẹ̀kẹfà léyìí tí a ń pè ní al-istihza'u bid-din kí èyàn ma fi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kí èyàn ma fi ṣe yẹ̀yẹ́ àbí kí èyàn ma ṣe yẹ̀yẹ́ pẹ̀lú nǹkan tí nǹkan nínú àwọn nǹkan tí Ọlọ́hun bá mú wá tọ́lọ́wọ́ fi rán nabi sallallahu alaihi wasallam so léyìn náà kọ́ nǹkan tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì yẹ̀yẹ́ pẹ̀lú wọ́n fi annabi sallallahu alaihi wasallam àtàwọn sahaba sí yẹ̀yẹ́ so ẹnìkan tó wà lórí ìjòkó wá ní àwọn ó dẹ̀ lọ sọ fán annabi sallallahu alaihi wasallam nígbàtí yẹn lọ tó lọ sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam gbà tó annabi o

kama bí ṣe prank kama bí ṣe joke kama kátòrà wa káàlá ń kírùn kama ṣe bí rẹ̀ndàrẹ̀dà káàkiri nínú àwọn nǹkan tí ó tún hàn náà ni kama fi àwọn orúkọ musulmi kama fi sáwàdà débi pé wọ́n ti jẹ́ kókọ musulmi wọ́n ti jẹ́ kó di nǹkan tó ṣe pé ẹlùmí ò fẹ́ lè sọ mọ́má kìnìkan kama ṣe ẹ̀yẹ onímọ̀ fi ń ṣe kẹ́ tó lè rí ọkọ̀ àwọn kírísítẹ́nì kan máa fi oúnkọ àwọn ọkọ̀ wọn kan máa fi ṣe kọ́mẹ́dì ó lè àmáwọn mùsùlùmí gbogbo ọkọ̀ mùsùlùmí gbogbo ẹ̀ fàtí kíní kan wọ́n tún fọ́kọ́ fàtí jálanta kíní kan jáwèrè ìgbàwo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyẹn gbogbo àwọn kíní inú kan tí ó dání bí ìgbà tí yẹn bá ń fi ẹ̀sìn ọlọ́ọ̀bá sí wọ́n ti fi ṣe fíìmù Sule ṣe kíní kan kíní kan àfá ah subhanallah so tẹ́sìn wọn bá káwà lára ní a ní ma fi àwọn nǹkan ẹ̀sìn ká ma fi àwọn nǹkan ẹ̀sìn ká ma fi ṣeré ká fi sáwẹ́wà ká fi sáwàdà láàrin ara so ilé yíò ẹ̀dàkọ̀jẹ́ amójútó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó mọ́ ń ba ẹ̀sìn wa jẹ́ tó lè ba ẹ̀sìn ẹ̀yẹ lè tó dẹ̀ kọmọ̀ tó gbajúmọ̀ láwùjọ òun náà ni asẹ́hẹ̀rùn òun náà ni idán kí ẹ ma ṣe idán ومنه العطف ومنه الصرف والعطف nínú àwọn onira ideye òun náà ni asarfu èyí tó ma fi ń ya ọkọ àti ìyàwó àwọn tó bá fẹ́ ara wọn tó fi yà wọn ẹ́ àwọn oníjẹ́là bí mọ́ ń pè ní fìrákù àbí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni aláàtù èyí tó ma àbí ó kàn máa sọ káàkiri ní ibi tó bá ti tọ̀ sí yóò kàn lọ dákí ní kàsíbẹ̀ ni mahabba na ń pè ilé na ń kọ ìdẹ́ ni nínú ẹ̀sìn nínú nǹkan tí ó ba islam yẹ jẹ́ nìyẹn famani fa'alahu wa rọ́dí àbíhì ẹnikẹ́ni tó bá lè ṣe dán àbí ní sí ká máa ṣe dán ah, ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nínú Kùránì pé innama nahnu fitnatun fala takfur Ọlọ́run sọ nípa bí idẹ ṣe bẹ̀rẹ̀ ẹ ní Babylon nígbà náà lọ́hun ọwọ́lá àwọn mọ́láàkì méjì kan tí wọ́n sọ fáwọn èèyàn pé wọ́n kọ́ àwọn èèyàn ní idẹ bọ̀kẹ́ tó kọ́yẹ̀ wọ́n sọ fún wọn pé ṣe rí Ọlọ́run kan fàwásà àdánwò fún yín ni o bá ṣe wà yìí àdánwò lọ́lọ́run fi wá sí fún yín fala takfur ẹ má di kèfèrí o látara yí pé ẹwà kọ idẹ látọ̀dọ̀ wa ẹmọ́kọ̀ magic tó bá rẹ̀ nìkan tó ní pé mo lè mú fóòn sẹ́yìn báyìí ìjì sọ́dọ̀ gẹ̀dẹ̀ magic ní ṣe yẹn idẹ́ ní ṣe tètè mọ́ sáfún ni o mọ́ ni pé eh bóòlù sí ṣe dákùn wá kọ́ mi mọ́ ni kọ́kọ́ o idẹ́ ni o ẹ̀ tí bá ń ṣe idẹ́ kèfèrí ni o kìí ṣe mùsùlùmí because ó ti láwọn àlìjẹ̀nú tán bẹ̀ lọ́wẹ̀ fún àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe yẹn ó ti láwọn kìníkan tí wọ́n ò rí fún àwọn tí wọ́n ṣe yẹn ìwọ́ wọ́n pé kí lélẹ́yìí subhanallah musulmi ekin ba wọn ṣe dán wani sheik ahmed al-najmi wọn sàlàyé pé laqad akhbara allah azza wa jal anna sihra ta'allumuhu kufrun ọlọ́run ti sọ fún wa nínú qur'ani pé kí ma kọ idán kí ma kọ o tí ma lo ó kàn kọ lásán gan kúfùrù ni ìṣe kèfèrí sọ́lọ́wọ́ ọba ni ìtorí ẹni ọlọ́fin sọ wípé wàtàbàáyù ma tàtùlù shayatin ala mulki Suleiman wọ́n tẹ̀lé nǹkan tí àwọn shayatin àwọn èṣù tí wọ́n kọ́ àwọn èèyàn ní ìjọba eh, Suleiman wa ma kafara Suleiman Suleiman da kí ṣe kèfèrí o walakinna shayatin kafaru àmọ́ wọn shayatin ni wọ́n ṣe kèfèrí because in bẹ nínú Bible tí wọ́n kọ síbẹ̀ pé Solomon ó àwọn kèfèrí àwọn ṣe ìtọ́ọ̀nà àwọn èṣù náà ṣe kèfèrí yu'allimuna an-nasa sihra àwọn náà kọ́ àwọn èèyàn ní idán ọ yu'allimuna an-nasa sihra wa ma unzila 'ala al-malakayni bi Babila وما wa Marut àti nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn màláìkà méjì ní Babili ní kan tó kọ́ àwọn èèyàn ní ẹdẹ́hùn wọ́n sọ fún ẹgbẹ́ wo má di kèfèrí o tó bá kọ́ ìdẹ́yìn ó di kèfèrí o ọlọ́n kẹfà wá ṣe test fún yí ni o fayata'allamuna minhuma bihi bayna al-mar'i wa zawjihi wọ́n wá ń kọ́ àwọn èèyàn nǹkan tó ṣe pé wọ́n mọ̀ fi fa ìpínyà láàrin ọkọ àti ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah àwọn ènìyàn wò lè kí ń ṣe pẹ̀lú ìyẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum ọlọ́run ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ma kọ́ nǹkan tó ṣe pé yóò ma kó ní rabá wọn kò sánfàní kankan tí ó ṣe fún wọn wa laqad alimu àwọn gẹ́ti ma wo lamanishtaro minhu lamanishtarahu ma lahu fil akhirati min khalaq ipe ẹni tó bá lè ra idán ẹni tó bá lè ṣe idán tó ń kọ idán kò ní nǹkankan ní yamal kiyama kèfèrí lẹ́ni bẹ́ wa labi'sa ma sharu bihi anfusahum ah

so ibi ayá yìí náà ẹ̀rin bẹ̀yìn bẹ̀yìn pé kí ẹmọ ọkọ̀ yìí náà kó fún ní so níbi ìgbẹ̀yìn ayá yẹn ìtumọ̀ ní kí bí ọ̀nà bí mẹ́ta lọ́lọ́run ti líǹkì ẹ̀ mọ́ kúfúrù nínú ayà ti akàtẹ́ yẹn nam waqad dhahaba jumhurul ulama ila anna sihra kufrun ọ̀gọ̀rọ̀ nínú àwọn onímímọ̀ ni wọ́n lọ síbi wípé ìdánwò kúfúrù ni bọ̀ Imam Shafi'i àwọn ní pé ókè ìfọ́síwẹ́wẹ́ bẹ̀m̀bẹ̀ kámọ́kì gbogbo ẹni kú fúrù báwọn náà fa innahu qala taqulu lis-sahir sif lana sihrak sàwọn ọmọ sọ wípé a sọ fún onídán irúdán ò ló ń ṣe so bàbá ní pé ìtàwọn sọ ní wípé innal qawla bi takfiri sahir lè ṣe dán kèfèrí dán báyìí

sí Hafsa fa amarat bi qatliha an bá pàṣẹ pé ya ẹ̀rọ pádánù ẹ̀rọ pádánù ni wà lám tẹ̀sítẹ́psìl kò dẹ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ pé wúdẹ́ òdó sí ó sáàtì sẹ́dán kèfèrí lẹ́n tó bá sẹ́dán gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni hadithu jala bin abada at ó ní kataba Umar bin al-Khattab radiyallahu anhuma Umar bin al-Khattab ó ń kọ lẹ́tà sáwọn èèyàn sáwọn tí wọ́n jẹ́ àwọn gọ́vnà anìkùtúlù kúlà sáhẹ̀rin wà sáhẹ̀rọ̀tìn gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣe dán ọkùnrin ní obìnrin ní ẹ̀padànù ni tẹ́ bá lè mú kí ó ṣe dán ẹ̀padànù ni qala Bajala rahimahullah faqatalna thalatha sawahira onídẹ́mẹ́tàlá pàgbà àmẹ́ta apàwọ́dànù ni ẹmọ wò kọ báyò wọ́n palagbájá kí ló ṣe ìgbẹ̀rẹ̀ kínágbé òkàlùwó òkígbẹ́ kíníkan àwọn dẹ́yẹ̀dá kínágbé wọn àgbétì ó sógun kíníkan ogun gbáwó àgbálulẹ̀ àwólulẹ̀ igbáwó tán ti máa mẹ́ta tán ti pàwọn ṣe ju yí tán gé wọn lérí dánù àwòbá òun yóò se máa se dámá lọ́fíjẹ́ káwọn àsìkò nígbà náà lọ́wọ́n kọ́ o mẹ́ ìdí ni wípé ìwọ́n tó bá sabúrú ó jẹ ìyàbúrú rẹ̀ lójú ẹsẹ̀ ni àmọ́ ní ìsinmi báyìí pé èyí ó sàbúrú àwọn yóò sì tún máa káànà rẹ̀ ẹ̀ẹ́fílẹ̀ ẹ̀ẹ́sáàfí àkẹ́fí kí nílẹ̀ èyí sàbúrú oní ẹ̀fílẹ̀ kẹ́fílẹ̀ fún kíní oníkálùkù ti bá rí pé ẹ̀ẹ́ só tá bá sàbúrú àwọn yóò ní ẹ fi wálẹ̀ ní ó dẹ̀ jẹ́ sàbúrú ẹ̀rọ bọ́ọ̀rẹ̀ sọ wá pọ̀ tó àwọn èèyàn jalè bẹ́ẹ̀ náà ṣe zìnà bẹ́ẹ̀ náà mutí bẹ́ẹ̀ náà ṣe gbogbo ẹ̀ ìdí ni wípé àwọn òfin ọlọ́wọ̀ ọba ààlò ó di pẹ́rẹ̀ tó bá ṣe kò sàrọ́pàá tí ó mú kódà láwùjọ gan àwùjọ ni ẹ fílẹ̀ ni kẹrí ẹni ṣe káwọn lọ́fẹ́jọ́ rẹ̀ sùn ní ọ̀fán olórí pé ó mú tí ní àwọn ènìyàn ah, àbúyàbòrì ni ó mú tí ní kí aláṣẹlẹ̀ ṣùgbọ́n enjoy life ara ẹni ọmọ yìí ó ní girlfriend ẹni tí mójútó ẹ̀kí lọ́wà ṣẹlẹ̀ ayé ṣe lájú náà ayé lájú ká mọ́ ṣe rí ibú àbí ó lájú ká sófò káyà káyà tọ́gì káàkiri kama ṣe yahoo ayé ti ó ti lájú bẹ́ẹ̀ ká dájá kama lọ káàkiri kama pé kama fi mr kama fi kìníkan pé obìnrin nìsìn wọ́n ni pé kìníkan kìníkan transformer jẹ́ tí mo gbọ́ kìní ẹ̀rúbà mi kí ni ìtumọ̀ transformer yẹ tẹ́mà ìtumọ̀ ní kí gbogbo ọkùnrin tó wà ládùúgbò wọ́n ti faná lára rẹ̀ fáyà subhanallah ó ti di pàntí gbogbo ọmọ kéèkéé ládùúgbò gbogbo ti eléyìí tó bá ti ní 200 ẹlòmíwà tó bá ti ní 200 ó mú wọlé lọ subhanallah kí ní nǹkan òyìn tó dára àwùjọ ni àmọ́káwà sẹ́sìn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ká dúró ti súnnà nabi sallallahu alaihi wasallam ó lọ rẹ̀ ó ní problem ó ní pé ah ó ti lọ jọ́yẹ̀ gbé kẹgbẹ́ he ó ti lọ jọ́yẹ̀ àmọ́ tí sókò tó wí tó lè ah afá èmi jọ́yẹ̀ gbé ànẹ́bì ní sallallahu alaihi wasallam ọlọ́dẹ̀ sọ ní Qur'an ni pé ala inna hizballahi àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ ọba ọlọ́nà ló lẹ́gbẹ́ ẹgbẹ́ ọlọ́run lè bí jọyìn àwọn ẹgbẹ́ ọlọ́run ọba yíò àwọn ni muflihun ẹ̀yin lẹ jọyìn àwọn ẹgbẹ́ shayatin ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ àwọn ẹgbẹ́ èṣù ọlọ́run ni pé ṣe ráwọn ẹgbẹ́ èṣù o iná ń bẹ tọ́lọ̀bá ti paléṣèdè wọn so o ní wípé èyàn tó bá ṣe idán o pípa ni tàbí wà pa àwàkọ́lá pa o àwọn olórí ni wọ́n pa wa anna sihra la yastati'u an yaf'alahu illa kafirun níbi àwọn ìyàwọn kanú jẹ́ ká tó wò ní pé ṣe rí dẹ́ o lè ṣe dẹ́ àbíkọ jẹ́ kẹfẹ̀ẹ́ ibi tí wà láwà ní tẹbárẹ́ nìkan tó bá láfánú kó wé láwà ní 20 kó tó gbogbo ẹ̀síwájú báyìí tó bá ti fi gbá ọjà rẹ báyìí wọ́n wà bú ọ ní gbogbo ọjà rẹ ní wọ́n rà tán ó ká ajíjọlá babájọlá kí ni ajíjọlá ṣètọ́n kó tó lè máa ṣe irú àwọn òkàbá ẹlòmí náà wà ẹlẹ́ni ẹgbẹ̀rẹ̀ àbábẹ́lẹ́ ní ẹgbẹ̀rẹ̀ kan bẹ̀ tó náà rí káàkiri lórí rédíò báyìí àti bàbá wọn kìní kan rádà yàdá báyìí gbogbo ṣẹ́rí èyàn tó bá fẹ́ bẹ àwọn àlìjẹ̀nú lọ́wẹ́ tẹ́fẹ́jọ wà ó fẹ́ ní kọ́ntàkì ọlọ́wọ́ àlìjẹ̀nú ẹ́ ẹfẹ́jọ dìpàdí tàbífẹ́ dìpàdí pẹ̀lú àwọn àlìjẹ̀nú rí ẹ̀dàkẹ̀ mẹ́jáde àfikò dìkẹ̀ fẹ́rí ẹmọ tí wọ́n ni wọ́n lè ní pé ya apákan bí Kùrán kó wá lọ toilet instead tó fi wá lómi un Kùrán ní ara rẹ̀ wọ́n tó bá lè mú kùrán tó bá lè ya kùrán tó lọ ṣerú nǹkan báyìí wọ́n tó mọ̀kó títí kèfèrí àbí wọ́n àbí o mọ̀kó títí kèfèrí ní ṣe mùsùlùmí lè ya kùrán kó lọ fi nùdí àbí kan kó tọ̀ straight ẹ̀hẹ́n wọ́n wá sílẹ̀kùn fún ní connection gbogbo bó ṣe rí ìjàmà lè jẹ̀nú tí wọ́n mọ̀ ni ó ti ha àbí ọlọ́ọ̀bà kódà kòkó sọ wa kó náà èyí tàfi kẹ́yìn ó dàgbò ti fẹ́ tán ok ẹkàkà ọ̀rọ̀ wọ́n ni wa min dhalika al-athar alladhi rawahu ibn kathir rahimahullahu fi tafsiri imam ibn kathir àwọn náà narrate athar kan nínú tafsir wọn látọ̀dọ̀ yawa aisha radiyallahu anha tí wọ́n sọ wípé qadimat imra'atun alayya min ahli duma dúmọ̀tìl jandal wọ́n mú asọ́dọ̀ mi obìnrin kan nínú àwọn ará dúmọ̀tìl jandal ja'at tabtaghi rasulallah sallallahu alaihi wasallam ba'da mawtihi so on wá nabi sallallahu alaihi wasallam ba nabi tí already kú kó tó dé in wá nabi sallallahu alaihi wa alihi wasallam wani tas'aluhu an shay'in wani hadathatu dhalika tas'aluhu an shay'in so wá ní pẹ́tọ̀ ṣe o ń bèèrè o fẹ́ bèèrè kì ní kàlọ́wà nẹ́bì ni a dakhaltu fihi min amri sihr walam ta'mal bihi inṣáàlá al-karim ma'adùn bí ọ̀rọ̀ athari yau fẹ́ kílẹ̀ dada so inṣáàlá al-karim adùn bí bí fúte ni wọ́n bí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ nìkan kawa kó sànúwà bọ̀ ká tó dúnà níbi ó ní kì ní kàtọ̀ ya ká tún mẹ́nu bà náà nínú àwọn kàtọ̀ tún jẹ́ idẹ́ tó gbajúmọ̀ láwùjọ wa òun náà ni àwọn ìtàmà ń ṣe fún wa níbi àwọn fíìmù yorùbá fíìm kìníkan fíìm abìjàní eh, kìníkan ẹ̀rẹ̀ yóò sógbó kòtò ayé kòtò ọ̀run kìníkan òyìlú àwọn òkú gbogbo ẹ̀ àtàwọn nǹkan bí dẹ́bídẹ́ yẹ ẹwọ̀gbà yẹ náà wọ́n máa ṣó fíìmù fún wa abìjà ó wà lẹ́gbẹ̀ kan kèfèrí làbìjà ó onídẹ́ làbìjà ó ẹlẹ́bọ làbìjà ó àwọn àjẹ́ náà wà lẹ́gbẹ̀ kan abìjà àtàwọn ẹlẹ́bọ eh, àtàwọn àjẹ́ ó wà fẹ́ sí ara wọn wọ́n mọ̀ pọ̀fọ̀ bẹ́ẹ̀ sí mọ́ fọwọ́ gbórí wọ́n mọ̀ fọwọ́ gbáyà àwọn èyí ó sì support Abidjan kí ní ẹ̀mọ́ pàmílẹ̀rìn wíké ah ti win yé Abidjan yé abilálude abidagunro kíníkan dagunro lógún mọ́ láìkí ẹgan yé ó ti ṣe kíníkan ó ti pàwọn àjẹ́ mẹ́jọ kèfèrí lòun náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn fíìmù mi gbogbo kíní wọ́n gbé kúfùrù wọ́n gbé wá fún wa in the form of entertainment wọ́n jẹ́ yíwa pé ẹ̀ ń gbádùn ara yín ni kò tí yẹ báyìí àbí kúfúrú sí ni nínú àwọn fíìmù tẹ́mọ́ wò náà yàtọ̀ sáà yóò gbá fíìmù ọmọ clear wọ́lá ìdẹni látọ̀kìdélẹ̀ ibẹ̀ náà ti mú kìní ọ̀pá kan báyìí tán sọ kìní kan báyìí wọ́n náà báyìí ejò sì jáde wallahi kufriyatun zahira kò sí ejò fẹ́ wọnú wa ní kékeré ṣe mi tára fún atáká ma wọní ẹ kò melin a mọ̀ ní melin ha kìní kan wizard wọ́n tún pẹ̀ wizard ń bẹ̀ wallahi ọlọ́sí ń sọ fáwọn nínú kòrán kúfù ni tó bá sì wọ kúfùrù tó yọ́nú sí kúfùrù inú rẹ̀ dùn sí kúfùrù kèfèrí ni wọ́n náà because wọ́n nínú ìró se dùn sí kúfùrù tí wọ́n mẹ́bá kí ń ṣe kèfèrí àwọn tàbá ti wọ́n kí ní tẹ́lẹ̀ ẹjọ́ kálọ̀ tó wà foríjẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹka padà sí mẹ́sẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́bọ̀ foríjì wa wàláyé ọlọ́bọ̀ foríjì wa tàbá tọrọ àforíjẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kásì mọ́ padà síbẹ̀ tàbára àwọn tàbá ń wò ẹ̀sìn yóò bàjẹ́ tó bá kú tó sọ̀pọ̀ ti lálùdé tó fi kú àbí àbìjàwàrà bí ẹkùn à sórí bí ẹkùn ni wọ́n ló ṣe wọ́n náà o kú ó sọ̀pọ̀ tàwọn àjẹ́ abẹ́rẹ̀ yóò sógbó àbí kìní kan bàbá jẹ́ ọlá nẹ́bì ni wọ́n tẹ̀lé káàkiri àwọn olóka lúwó àwọn bàbá bá mi yẹ̀wò ẹbá ń wò kí ló ń ṣẹlẹ̀ sáà gan ríra wọn onímọ̀ kọ̀kọ̀ èmi nímọ̀ kọ̀kọ̀ mo fẹ́ bọ̀ debate ẹni ẹni wípé ẹni ẹsẹ́ ìbìrì fẹ́ṣẹ̀ kọlọ́wà rí ẹ́ ó sàṣọ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kan so lè tó ń tọ́ka lórí wípé òun gẹ́gẹ́ fún àrẹ̀gùn onímọ̀ kọ̀kọ̀ tẹ́nìkan bá bọ̀ tó bá ní pé mo mọ̀lá mo tó ṣe lọ́la ọmọ tó ṣe ní gbà lójú fún gbàjú tó dáa tó ní a ah, kí ló tó gbà lójú sọ fún pé a ah, sì bẹ́ẹ̀ lẹ́mọ tí ó ṣẹlẹ̀ lọ́la